the missing password. work. ọ̀rọ̀ tó ṣíjú tó sọnù. the missing password. work. ọ̀rọ̀ tó ṣíjú tó sọnù. that is what we are looking at. eléyìí làwọn máa gbé yẹ̀wò. in today's series of happy home. nínú ìdánilẹ́kọ̀ọ́ sí ìdílé aláyọ̀ yìí. what is a password? It is a secret word. Ó jẹ́ ọ̀rọ̀ tó tí That allows you access to a system. a secret word. Without the password. Those who have phones, those who have computers, those who have iPads, they cannot access it àwọn tó ní ẹ̀rọ àgbéká ẹ̀wọ̀n tó ní ẹ̀rọ ajálábíàṣá ò lè láàbò láti lò ó. if you if it is your own. tó bá yẹ pé tìrẹ ni. and you forget the password. tó wá gbàgbé gbólóhùn tó. even though it is your own. ó bẹ̀rẹ̀ pé tìrẹ ní ṣe. but because you forget the password. ṣùgbọ́n torí kò gbàgbé gbólóhùn tó tújú tó fi ń wọ inú. it will not open unto you. kò lè ṣí fún rárá. password. àwọn ọ̀rọ̀ tó tújú. gives you right. a fún ọ ní ẹ̀tọ́. password. Àwọn gbólóhùn tó ṣújú. Gives you authority. Á fún ọ ní àṣẹ. Backward. Àwọn gbólóhùn tó ṣújú. Gives you confidence. Á fún ọ ní ìfọ̀kànbalẹ̀. Backward. Àwọn gbólóhùn tó ṣújú. Gives you approval. Á fún ọ ní ìfọwọ́sí. Backward. Ọ̀rọ̀ tó ṣújú. Gives you rest. Á fún ọ ní ìsinmi. So backward is very very important. Torí ọ̀rọ̀ tó ṣújú ó ṣe pàtàkì. Because without it. Nípa láìsí rẹ̀. You cannot really have access. When you meet the task word. Nígbà tó bá sọ ọ̀rọ̀ ìtútù In your marriage. That marriage becomes a burden instead of being a blessing. Listen very carefully this morning. The most important thing in the life of a believer. Ohun tó ṣe pàtàkì jùlọ nínú ayé onígbàgbọ́. is for God to be happy with you. Òun ni pé kí inú Ọlọ́run kó dùn sí ọ. If God is happy with you. Tí inú Ọlọ́run bá dùn sí ọ. And God is happy with your life. Tí Ọlọ́run sì ní inú dùn sí ìgbé ayé rẹ. It does not matter. Kò ní ṣe. Those who are angry with you. Àwọn tó ń bínú sí ọ. And those who are not in line with you. Àti àwọn tí ò fẹ́ ètò rẹ mu. Every Christian gbogbo Kristẹni must try every day to make God happy. Láti máa làkàkà lójoojúmọ́ láti mú inú Ọlọ́run dùn. We must try. Láti máa tiraka. Every day. Ní ojoojúmọ́ to make God happy. Láti mú kí inú Ọlọ́run dùn sí wa. The testimony of God concerning Jesus. Àwọn ọ̀rọ̀ ẹ̀rí Ọlọ́run nípa Jésù. is very mind blowing. Look at what God said concerning Jesus. Ẹ̀yẹ́ In Matthew chapter three. Matthew chapter three. I read from verse sixteen. Matthew chapter three verse sixteen. And when Jesus, when was baptized, went up straightway out of the water. And lo, the heavens were opened unto Hmm. Wo ọ̀run sí sílẹ̀ fún un. Even though there are so many Ó lẹ̀ ń kọ́ àwọn èèyàn tó ń bẹ. But because of him alone. Wọ́n nítorí títí rẹ̀ nìkan. It's heaven open. Ní ọ̀run rẹ̀ sí. I'm praying for you this morning. Mo gbàdúrà fún ọ ní òwúrọ̀ yìí. That the heavens above your own head. Ní ọ̀run tó ń bẹ lókè orí Will open by fire in the name of Jesus. Because if your heaven is not open, oh, your shouting, your crying, your prayer, your singing becomes a noise. The heavens open unto him. And he saw the Spirit of God descending like a dove and lightning upon him bí àdàbà ó sì bà lé. But look at what happened in verse seventeen. Ẹ ká wo tó ṣẹlẹ̀ ní ẹsẹ̀ kẹta dín ní ogún. And lo. A voice from heaven saying. Ohun kan láti ọ̀rọ̀ wá ń wí pé. This is my beloved son. Èyí ni àyànfẹ́ ọmọ mi. In whom I am well pleased. Ẹni tí inú mi dùn sí. That is, I am happy with this my son. Ìyẹn ni pé inú This is my beloved son. Èyí ni àyànfẹ́ ọmọ mi. You can be a beloved. Ó ti ṣe kẹ́ ṣé àyànfẹ́. And ah, yet not be pleased with. Títẹ̀ inú ọlọ́run. But in the case of Jesus. Bọ̀bọ̀ ṣe nípa ti Jésù ni. God testifies. Ọlọ́run náà jẹ́rìí rẹ̀. It's my beloved son. Àyànfẹ́ ọmọ mi ni. Not only that. Èyí wá ṣe bẹ́ẹ̀ nìkan. I am well pleased with Every Christian must fight every day. Gbogbo To make God happy. When God is happy with your life. There is nothing the enemy can do against you. As a Christian. There are four areas of your life. Àwọn agbègbè méjìlá ayé rẹ ló wà. That you must not fail. Èso ò gbọ́dọ̀ kùnà ní inú wọn. Fún ẹ. Méjìlá as a Christian, Somebody that is interested in going to heaven. want to reign with Christ. These 12 areas of your life. You must not fail in any of them. Number one is the area of fellowship with God. Òní agbègbè nínú ìdàpọ̀ pẹ̀lú Ọlọ́run. in this area. Mark chapter three verse fourteen. The Bible says, and Jesus ordained twelve. That they should be with him. And that he might send them out to preach the gospel. Yóò lè rán wọn lọ The important is that they might be with him. The preaching of the gospel is the secondary. But the very person is to be with him. To have a fellowship with him. Your intimacy with Either Adam, where Adam, it is a call of fellowship. A call of intimacy. You must not fail in this area. are the agbègbè yìí God of kùnà. The second area that you must not fail as a believer. Agbègbè kejì tó gbọ́dọ̀ kùnà. Is the area of your spiritual growth. Òun ni agbègbè ìdàgbàsókè nípa ti ẹ̀mí rẹ. The area of your spiritual growth. You must not fail in this area. are the agbègbè yìí God of kùnà. Concerning Jesus. The Bible says, and the child grew. Bíbélì sọ pé ọmọ náà ti And he was strong in the spirit. Ó sì lágbára nípa ti ẹ̀mí. Filled with wisdom. And the grace of God was upon him. Orí ọ̀fẹ́ Ọlọ́run sì ń bẹ lára. Look through verse four. Ìyẹn ìwé Luke orí kejì ẹsẹ̀. Jesus needed to grow. Ó ti dandan fún Jésù láti dàgbà. In order to fulfill destiny. If Jesus needed to grow. Then you and I will have no excuse. The authority over the devil is tied to your spiritual growth àsopọ̀ mọ́ ìdàgbàsókè ti ẹ̀mí rẹ̀. When the Bible says, nígbà tí Bíbélì sọ pé, resist the devil. Kò ní ìgbà tí èsì. And we flee from him. Òun yóò sì sáré ọ̀dọ́ yìí. He is talking to those who are constantly growing. Àwọn tó ń dàgbà láti ìgbà dé ìgbà ló ń bá sọ̀rọ̀. Not steady Christian. Èyí ti àwọn kìsẹ́nì mọ̀jì sí. Not carnal Christian. Èyí ti àwọn kìsẹ́nì ẹlẹ́ran ara the area of the spiritual growth. You must not stay in that area. The Bible says. Bíbélì wípé. Woe to the old land. When your king is a child. Nígbà tí ọba rẹ bá jẹ́ ìwé. Woe. Because the king is to grow. Anyone in this service today. And your spiritual growth. Is receiving attack. By the power. In the name of Jesus. I command that satanic attack. To expire in the name of Jesus. The third area that you must not fail is the area of prayer and fasting. Òun a ṣe pé àdúrà àti àwẹ̀. Prayer and fasting. Àdúrà gbígbà àti àwẹ̀. It is very very important to heaven. Ilé ṣe pàtàkì sí ọ̀run gidigidi. You fly high in this week with prayer and fasting. Ó máa lọ gidigidi sí òkè ọ̀run nínú ẹ̀mí nípa àwẹ̀ àti àdúrà. Fasting without praying is losing weight without knowing gbígbàdúrà láì gbàwẹ̀ oníyàn máa rù láì mọ̀. There is no aircraft. Kò sí ọkọ̀ bàálù. That can fly with one wing. Ó lè fi apá kan fò. Fasting and prayer. Àwẹ̀ makes you a high flyer. apart from the general fasting that we're doing, in the in the church. you as a child of God. you must have a particular day that you set aside during the week to pray and to fast you must not fail in this area. number four. area that you must not fail. is the area of service to humanity. service to humanity. what exactly are you doing to make your society better? Kí ló tó ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ kan láti mú àwùjọ rẹ sunwọ̀n tí bó ti ṣe wà lọ? What is your contribution to your community? Kí àfikún tó ń ṣe sí agbègbè tí o wà? The whole world. Gbogbo ayé is celebrating that woman called Mother Teresa today. Wọ́n ṣe àjọyọ̀ ìránṣẹ́ bí sáà pè ní ìyá Teresa lónìí. Not because that man was rich. But because she left her comfort zone to care for the less privileged children in India. Láti ṣe ìtọ́jú àwọn tó kù díẹ̀ káàtó fún ìlú India. Half half generation. Ìran rẹ̀ ó sì wọ́n. Jesus said, I am among you as the one who serve. Mo wà ní àárín gẹ́gẹ́ bí ìránṣẹ́. People will remember you. Not for what you have. But for what you contributed to your world. The Bible says. How God anointed Jesus of Nazareth. With the Holy Ghost. And with power. Who went about. He didn't say the church. He didn't say the synagogue. He went about. In the village. In the city. Doing good. Not caring. Whether you believe him or not. Doing good. Not only to church members. But to all who are oppressed of the devil. for God was with him. and the same Jesus said. Jésù kan ló as he is in this world. so are we. Bẹ́ẹ̀ ni àwa. to humanity is very crucial. You must not fail as a Christian in this area. Number five is the area of your business and your career. You must not fail in this area. Because people are watching you and they must see the glory of God in your life. in that business. Nínú òun yìí. Isaac was a farmer. Isaac àtẹ̀lé òun náà. He did Òun náà kùnà. He prosper. Ó ṣe In fact, the Bible says the man Isaac was great and went forward. Bíbélì ti ẹ̀sọ́ pé Isaac Isaac ó ń pèrú sí ó sì ń tẹ̀síwájú. He became so prosperous. Ó ṣe rẹ̀. Ó pọ̀ sí rẹ̀. That the Philippines and the him. They envied him. I'm praying for somebody here. The power of failure in your business and your career is destroyed now in the name of Jesus. Say a very loud amen. It's six areas that must not fail. As a believer, gẹ́gẹ́ bí onígbàgbọ́, is the area of giving. Ó ní agbègbè fífi fúnni. Is the area of giving. Agbègbè fífi fúnni. Those who hate tithe. Àwọn tó kórira ìdámẹ́wàá. Offering. Ọrẹ. Fọ́tù. Ọrẹ àkọ́tù. They are actually cheating themselves. Nítòótọ́ ọrẹ ara wọn jẹ ni. It is what you sow that you will reap. Ohun tó bá fúrúgbìn, òun ló kà á. God cannot bless zero. Ọlọ́run kò lè súre sí òfo. You must present something before the Lord. Òun láti mú nǹkan wá sí iwájú Olúwa. And the truth is this. Òtítọ́ ìtẹ̀sílẹ̀ eléyìí. Your giving ìfisúnni rẹ. does not increase or decrease God. kò jẹ́ kò lè jẹ́ kọ́lọ̀ orúkọ sí tàbí kó dínkù. it is true that the bread is not God. ìwọ ló máa ń ní ìbùkún látàrí rẹ̀ kì í fi ọlọ́run. not the saint in heaven. kì í fi àwọn èèyàn mímọ́ tó ń bẹ ní ọ̀run. not the angel. The strong truth is that no man can consult God or his work. Kò sí ẹni náà tó lè ṣe àtìlẹ́yìn fún Ọlọ́run tàbí sí ọwọ́ rẹ̀. You are too small to sponsor kingdom project. O kéré ní o kéré láti ṣe àtìlẹ́yìn fún àwọn When you give. It is for your own benefit. Fún ire àti àǹfààní rẹ ni. God does not need promotion. Ọlọ́run ò Or healing. running over. Àtún wọn sílẹ̀. Shall men unto your wisdom. Orí ni àwọn èèyàn yóò fi fún yín. So if you don't give. Onímọ̀ tẹ bá pọ̀ tẹ́ ò fi fún yín. No problem. Kò sí wàhálà. There be no good measure. Kò lè sí òṣùwọ̀n tó dára. No pressing down. Kò lè sí àtìmọ́lẹ̀ fún ọ. No taking together. Kò lè sí àmì kọ̀kọ́kọ́ fún ọ. No running over. Kò lè sí àtìwọ́sílẹ̀ nítorí. And for those who are constantly giving. Àti fún And the enemies are catching your sack of bread. For such people. I decree into your life right now. That that attack of the enemy. Ṣé ìgbógun Against your work. Lòdì Shall die in the name of Jesus. It shall die in the name of Jesus. The seventh area that you must not fail as a Christian is the area of discipline. The area of discipline. If you fail in this area, you become a cheap candidate of hellfire. Paul said, "Paul, But I keep my body and I bring it into subjection. Let that my enemy. When I am preached to others. I myself should be a castaway. He's talking about discipline. That I, Paul, I must keep my body under subjection. That is, I must be disciplined. I must discipline myself. I must not fail in this area. This area that must not fail. Agbègbè kẹjọ tẹ́ ò gbọ́dọ̀ kùnà ní inú rẹ̀. And the Christian. Gẹ́gẹ́ bí Kìsẹ́nì. Is the area of praise and thanksgiving. Ó ní agbègbè dídúpẹ́ àti ìjọsìn. The area of praise and thanksgiving. Agbègbè ìyìn àti ọpẹ́ dídá. Philippians four six eight. Ìwé Fílípù oríṣiríṣi ẹsẹ̀ kẹfà. The powerful for nothing. Ó ní But in everything. By prayer and supplication. With thanksgiving. Thanksgiving. Let your request be made known unto God. Ẹ̀jẹ̀ ti ẹ̀bẹ̀ yín kó di mímọ̀ fún Ọlọ́run. Àlàkà That God can never say to himself, God thank you you will have to open your mouth and say God thank you. God cannot thank himself. It is we that you have to thank him. And every day, don't let thank you Jesus leave your mouth. Can somebody say, thank you Jesus? Please say it very loud and very clear. Let Jesus hear your voice now. Now, say in your own local language. Say it again in your own local language. Say one more time. You must not fail in this area. Ẹ giving. And praise. Mm. Is the food of the Almighty God. Number nine. ìkẹsàn Area that must not fail. Is the area of destiny fulfillment. The area of destiny fulfillment. You must not fail in this area. Jesus lived for thirty three and a half years. Fún ọdún mẹ́tàlélọ́gbọ̀n àti àbọ̀ ní Jésù ti gbé lórí ilẹ̀ ayé. He fulfilled his destiny. Ó mú àyànmọ́ rẹ̀ ṣẹ. He said it is finished. Ó ní o ti parí. Mètúsẹ́là. Mètúsẹ́là. Live for nine hundred and fifty nine years. Ó pé fún ọdún tó tẹ̀ pé ní ẹgbẹ̀rún kan. He lived for nothing ó pè ìjà rẹ̀ fún kò pè ìjà rẹ̀ fún òun. living long. láti pẹ́ lórí ìjà rẹ̀. is different from living right. ó yàtọ̀ sí èèyàn pè ìjà rẹ̀ kó ti tọ́. destiny failure. ìkùnà nípa ti àyànmọ́. is purposeless living. ó lè fi ayé tù ní ìjọba. you must not fail in this area. bí a ti pè ò gbọ́dọ̀ kùnà to fail in definite agreement. Láti kùnà láti mú àyànwó ẹni ṣe. It's better for that person not to have been born at all. Ó sàn ká má bí irúfẹ́ ènìyàn bẹ́ẹ̀ sórí ilé ayé. Your amen can be so loud. Bí àmì rẹ bá lè rinlẹ̀ tó bẹ́ẹ̀ And can send the enemy back to hellfire. Wọ́n ti rọ ọ̀tá kan lọ sínú àpáàdì. I decree that the power of the Holy Ghost. Mo pàṣẹ nípa àṣẹ ẹ̀mí mímọ́. That you shall fulfill your destiny. Ṣé o mú Let your inner roar like thunder. Number 10 area that must not fail is the area of soul winning. The area of soul winning. Anyone that is not winning soul. tí is advancing the kingdom of darkness unknowingly. irú bẹ́ẹ̀ irú partnering with Satan. irú èèyàn bẹ́ẹ̀ the bible says. He that winneth soul is wise. You are wise. When you are winning soul. Soul winning is not a ministry. Ṣíṣe èrè ọkọ̀ kò ń ṣe ilé iṣẹ́ It's not a calling. Ṣíṣe Say no, I'm not called to do that. Ṣé a ò pè It is an assignment. For everyone. You must not fail in this area. You must win souls. And Jesus said, Jésù sì wá If I be lifted up. Tí a bá gbé mi sókè. I will draw all men unto myself. Yóò fa àwọn èèyàn sí ọ̀dọ̀ ara mi. Don't preach talk. Ẹ má wàásù ìjọ. Don't preach doctrine. Ẹ má wàásù ẹ̀kọ́ ìjọ. Preach Jesus. Ẹ wàásù Jésù. Talk about Jesus. Ẹ sọ nípa Jésù. Why you lift him up. Nígbà tí ẹ bá gbé e sókè he will draw men unto himself. Òun náà yóò fa àwọn èèyàn sí ọ̀dọ̀ ara rẹ̀. The eleventh area that you must know feel as a believer. Agbègbè kọkànlá tó gbọdọ̀ kọ̀ the area of kingdom service. Òun ni agbègbè iṣẹ́ ìsìn fún ìjọba ti Ọlọ́run. The area of kingdom service. Iṣẹ́ ìsìn rẹ fún ìjọba ti Ọlọ́run. That is you must be doing something for God. Ìyẹn ni kò láti máa ṣe nǹkan kan Don't come to the house of God doing nothing. Ẹ ò gbọdọ̀ wá sí ilé Ọlọ́run láì ṣe ohunkóhun. If you are doing that. Ẹ bá ń ṣe eléyìí. You are already recording failure before heaven. Your kingdom service is a proof that you love God. How can you come to the house of your father? And then you do nothing. Say I am not a pastor. Ṣé I am not a reverend. My only job to come to church. Let them say the prayer. I will say amen and then take my Bible and disappear. If you are doing that, you are recording failure before heaven. When Jesus said, Well done, faithful servant, enter into the joy of the Lord It is because that Sabbath has done something. Nítorí pé ìránṣẹ́ ti ṣe nǹkan kan ní. Nobody says well done if you have not done anything. Àbí tí ẹni tí ò ṣe nǹkan kan You must not fail in this area. Agbègbè ò gbọ́dọ̀ kùnà. A true child of God. Ọmọ Ọlọ́run ní tòótọ́. That is interested in reigning with Christ. Tí ọ̀rọ̀ jọba pẹ̀lú kristu jẹ lógún. the first area. agbègbè kejì. that number four page. tó o gbọ́dọ̀ kun náà. is the area of your mind. ó ní agbègbè ìgbéyàwó rẹ. your mind. ìgbéyàwó rẹ. is very very important to your salvation. Ó ṣe pàtàkì gidigidi sí ìgbàlà rẹ. Your marriage. Ìgbéyàwó rẹ. is very very important. Ó ṣe pàtàkì and making your name to be written in the book of life. Tí a lè kọ orúkọ I want to pray for all the sisters. If you know that you are a sister. And you are sure that you are a sister. And there is no doubt that you are a sister. Ṣé kò sí iyèméjì pé arábìnrin kọ́ ni ọ̀rẹ́ ni I want to pray for you. Can you please stand up? Just stretch forth your two hands towards this altar. Ọwọ́ yín méjèèjì sí ọkàn pẹpẹ All the sisters. Only. Let your amen roar like thunder. As I pray this prayer from you from my heart inú ọkàn mi wá. I pray. Mo gbàdúrà. That as a woman. Ṣé gẹ́gẹ́ bí obìnrin. You will not fail in the name of God. Èyí kù ní orúkọ Jésù. I pray. Mo gbàdúrà. That as a wife. Ṣé gẹ́gẹ́ bí ìyàwó lé. You will not fail in the name of God. Èyí kù ní orúkọ Jésù. I pray for you. Mo gbàdúrà fún ọ. As a mother. Gẹ́gẹ́ bí ìyá. You will not fail in the name of oh, Jesus. Èyí kù ní orúkọ Jésù. I pray for you again. As a mother-in-law, you will not fail in the name of Jesus. I pray for you again. As a grandmother, which means that you will see your children children. You will not fail in the name of Jesus. A sevenfold amen. Sit down. Ẹ Brother. Ẹ̀hìn arákùnrin. I cannot forget you. Mi ò lè gbàgbé yín. But thank I'm, I'm also a brother. Nítorí pé èmi náà arákùnrin ni mí. Brother, stand up. Ẹyá arákùnrin ẹ dìde dúró. I want to pray for you too. Mo fẹ́ gbàdúrà fún ẹ̀mí náà. Fẹ́ pọ́jọ tó máa ń sọ́wọ́ bí ọ̀. Ọwọ́ yín méjèèjì ẹ̀nà sí ọ̀pọ̀ pẹpẹ yìí. And let your amen send the enemy back to hell fire. Kí àmì kò sì rọ̀ ọ̀sákà lọ sínú àpáàdì. I pray for you. Mo gbàdúrà fún yín. As a man. Gẹ́gẹ́ bí ọkùnrin. You will not pay in the name of Jesus. I pray for you as a husband. You will not fail in the name of Jesus. I pray for you as a leader in the house. You will not fail in the name of Jesus. I pray for you. As a father in law. You will not fail in the name of Jesus. I pray for you. As a grandfather. You will not pay in the name of Jesus. A seven for them. It is very, very daring ohun tí ó yè koro ni. that Christian home. pé ìdílé kìsẹ́nì. and marriage. àti àwọn ìgbéyàwó. we are under serious satanic attack. wọ́n wà lábẹ́ ìkókun ti sátani tó le koko. It is very clear. The kingdom of darkness is working very hard àwùjọ sí òkùnkùn wọ́n ń ṣiṣẹ́ tìtakìtìlaka tiraka. To scatter and turn many marriages of down. Láti tú ọ̀pọ̀ ìgbéyàwó ká àtàkì torí wọn kò ní. Wọ́n ti ń bẹ̀rẹ̀ àwọn ṣiṣẹ́ gidigidi. While you are sitting there not sleeping. Nígbà táyà yìí sùn àwọn òsùn. Organizing different meetings in the coven. Wọ́n ṣètò ọ̀pọ̀lọpọ̀ ìpàdé nínú àjọ àwọn àjẹ́. In order to scatter and turn many marriages, Christian marriages offside. Àwọn ti tú ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ká àtàkì torí wọn kò dé. A sister was crying on the phone. Arábìnrin kan ó ń ké tuntun ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. She called. Ó pè. Sir. Alàgbà. Help me. Ẹ ràn mí lọ́wọ́. Help me. Ẹ ràn mí lọ́wọ́. I cannot bear it anymore. Mi ò lè faradà mọ́. What happened? Kí ló ń tó wá ṣẹlẹ̀? It's my husband. Baálé mi ni. What is wrong with your husband? Kí ló dé pẹ̀lú baálé rẹ? He's not talking to me again. He's not looking at my feet. He's come to very late. Does máa touch my food again. Okay. Mo Uh, eh, for how long have you been married? Just just just three months ago. Wọ́n ní oṣù mẹ́ta sẹ́yìn ni. Eh? Eh? three months oṣù mẹ́ta àwọn ìgbàgbé nǹkan ti wà rí bí eléyìí. the attack. ìgbógun tì ní. from the coven. tó ti inú àjọ àwọn àjẹ́ any power. agbára kágbára. that is carrying out sacrifices. tó ń pé ẹ̀kọ́. against your marriage. lòdì sí ìgbéyàwó rẹ. because you are here today. nítorí kò ń bẹ ní ìlọ́jọ́ òní. that power agbára náà. Now be disgraced in the name of Jesus. Ní orúkọ Jésù. In some marriages. Nínú àwọn ìgbéyàwó mìíràn. The enemy is using barrenness to attack them. Ọ̀tá ń lo àìrọ́mọ bí láti fi gbógun tì wọ́n. In Nínú àwọn ìgbéyàwó mìíràn. The enemy is using death of children to attack them. Ọ̀tá ń lo ìfi sí àwọn ọmọ láti fi gbógun tì wọ́n. In Nínú àwọn ìgbéyàwó mìíràn. The enemy is using poverty. Ọ̀tá ń lo ìṣẹ́. Acidic one. tó kọ̀rọ̀ kọ̀rọ̀ gidigidi. Before they got married, mo tó di pé wọ́n ṣe ìgbéyàwó. They were doing Wọ́n ṣe dáadáa. Everything is going on fine. But the lady they got married. Ìbọn ní kẹ́lẹ́ bọ́ ṣe ìgbéyàwó. That was it. Níbẹ̀ ni wàhálà ti bẹ̀rẹ̀. Poverty moved in. Ṣé wọ inú lé sọ̀rọ̀ lọ? In some marriages. Nínú àwọn ìgbéyàwó mìíràn. The enemy is attacking them with fear and disappointment. Ẹ̀rù òun ìjákulẹ̀ ni ọ̀tá fi ń kógun tì wọ́n. In some marriages. Nínú àwọn ìgbéyàwó mìíràn. The enemy is attacking them with hardship. Ìnira òun ni ọ̀tá fi ń kókun tì wọ́n. Serious heart. Ìnira tó le koko. They struggle. Wọ́n á tiraka. Àwọn. Wọ́n á ṣiṣẹ́. Are struggle. Wọ́n á làkàrà. Àwọn. Wọ́n á ṣiṣẹ́. Before they can ask something. Mo tó di pé wọ́n rí owó díẹ̀. Everything is just. Gbogbo rẹ̀ ó le mọ́ wọn ni. Ó le koko. Zanata. Ìkókun ọ̀tá ni from the covenant. In for marriage, the enemies are having them with evil covenants and curses. In for marriage, the enemies are casting that marriage with strange sicknesses and diseases. In for marriage, the enemy has positioned a spirit husband and spirit wife to be making life difficult for them. Láti fi ọkọ̀ ọ̀run àti ayọ̀ ayọ̀ ọ̀run sí ipò láti mú kí ayé kó ní wọn lára. Ní the case of the couple. Mo mọ ọ̀rọ̀ lọ́kọláya kan. Husband and wife. Ọkọ àti ìyàwó rẹ̀. Anytime they are talking together. Nígbàkúgbà tó bá ń bá ara wọn sọ̀rọ̀. No problem. Kò lè sí ìṣòro. They can fit together. Wọ́n lè jọ jókòó. No problem. Wọ́n lè ní wàhálà. They can eat together. Wọ́n lè jùmọ̀ jẹun. No problem. They can even bump together. No problem. But immediately the man wanted to touch the woman. Ní husband and wife. Gẹ́gẹ́ bí ìṣe An unseen hand. Will give the man dirty slap. Fún a fi ní Sometimes. Serious point and the man jump back. ọkùnrin yẹn ò náà ti bẹ́ẹ̀ padà. What kind of attack is that? Irú ogun wo lélẹ̀? Ìkànnì sọ́jú ọ̀rá ń ṣe. O ò sì lè fọwọ́ kan ìyàwó. Every other thing. gbogbo tó bá fẹ́ ṣe. They allow them to do. Ó fàyè gbà wọ́n láti ṣe. But when it comes to issue of touching the woman. bá ṣe ipò àbí orí láti fọwọ́ kan obìnrin yìí. They jealous spirit husband. Ẹ̀mí ọkàn ọ̀run Any power. That is attacking your marriage. Before we leave this place. Kó tó di There are marriages that are suffering in silence. Àwọn ìgbéyàwó kan wà tó ń jìyà lábẹ́lẹ̀. And there are marriages that are at the edge of breaking up. Àwọn ìgbéyàwó mìíràn sì wà tí wọ́n wà ní tètè láti túká. Breaking up. Wọ́n wà ní tètè àti Wọ́n wà ní tètè àti If God did not intervene. Tí Ọlọ́run ò bá dá sí ọ̀rọ̀ wọn. That is the end. Ibẹ̀ ni ó parí sí. I was doing my counseling one day. Ó ń gbaniníyànjú ní ọjọ́ kan. And this beautiful woman came crying. Ẹni obìnrin tó rẹwà yìí dé ó sì sọkún. Pastor, please help me. Olùsọ àgùntàn jẹ́ ẹ̀rọ. Pastor, please help me. Olùsọ àgùntàn jẹ́ ẹ̀rọ. I was crying bitterly. Bẹ́ẹ̀ ló ń sọkún kíkorò. Say, madam, what happened? Wọ́n ní ìyá àti kí ló ń tó ṣẹlẹ̀. Say, my husband. Ó ní ọkọ mi. Told me. Ó sọ fún mi. That I am smelling. Pé mò ń rùn. Eh, ah. Ẹ ah ah. Ẹ ah ah. Ṣé sọ̀tọ̀? Olùsọ àgùntàn smelling, smelling. Òórùn, òórùn. Am I really smelling? Ṣé mo rùn ní tòótọ́? I take my bath two, three times a day. Lẹ́ẹ̀mejì sí ẹ̀mẹta lóòjọ́ ni the man wẹ̀. I put on correct perfume. Mo fi ń dà tó da máa ń fi I laugh. And I looked at her. Mo madam. Wọ́n It is true. You are smelling. Ẹ̀rùn. It's better I don't understand. Ó tell me what happened. Mo ní ó jẹ́ sọ herself and the husband. Wọ́n ní àwọn àti baálé Went for holiday in America. Wọ́n lọ láti lọ sinmi ráńpẹ́ ní orílẹ̀-èdè Enjoy the holiday. Wọ́n gbàgbé ìsinmi náà. They came back. And then the man resumed work the following week. Ní ọ̀sẹ̀ tó tẹ̀lé ni ọkọ rẹ̀ bá bẹ̀rẹ̀ iṣẹ́ But as he was going to work. Wọ́n ní ṣùgbọ́n bó ṣe ń that he noticed that the mood of the man just changed. And the man said, hello. Eh, eh, Before I come back from work, I don't want to see you here again. Pack all your load and get out. You are smelling. She just laughed it off. She didn't take the man serious. Kò rí gẹ́gẹ́ bí the man came back in the evening. Títí di ìgbà tí ọkùnrin ti dé ní alẹ́. Found her safe in the house. The man went off his cutlass. Ni ọkùnrin The woman said it was God that saved her head oh, that day. I said madam. It is true. You are men. Eh, oh. I said okay. Let us pray. Ẹ jẹ́ ká gbàdúrà. We began to pray. A bá bẹ̀rẹ̀ sí gbàdúrà. We began to pray. A bẹ̀rẹ̀ sí gbàdúrà. This is not in a dream oh. o. Eléyìí ojú àlá. All of a sudden. Lójijì. Something dropped from her body. Nǹkan kan bá bọ́ kúrò ní ara obìnrin yìí. Saw Òun náà rí. And I saw it. Èmi náà sì rí tẹ̀lé. What was it that dropped from her body? Kí ló náà tó bọ́ kúrò nínú àgọ́ ara obìnrin? Chameleon. Ọ̀gà. Uh, That animal that changes color. Ẹranko tó máa ń The pastor look look look look look look look look. Olùsọ́ọ̀bù fẹ́ wo ẹwo ẹwo. The thing drop. Nígbà tí kìíní bẹ́ sílẹ̀. Ram. Ó sá. And disappear. Ó sì ṣe And I said, Madam, that is what is making you to smell before your husband anything planted inside you. Ohunkóhun tó gbìn sí inú rẹ. To destroy your marriage. Láti fa ìṣe rẹ jẹ́. As you say a sinful amen. Ilé ó ti fi àmì onílọ́pọ̀. I command that thing to die. Ṣé But the bottom line is this. Kó kúkú tun ọ̀rọ̀ náà lélẹ́yìn. For your marriage to work yóò mú kí ìgbéyàwó rẹ kó rí bá ti ṣe. You need one strong personality. Ẹ nílò ẹ̀dá kan tó lágbára. And that personality. Ẹ̀dá yìí wà ní. Is the Holy Spirit. O ní ẹ̀mí mímọ́. The Holy Spirit. Ẹ̀mí mímọ́. At the failure of many marriages. Ìkùnà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbéyàwó. At the foundation of the failure of many marriages. Ní ìpìlẹ̀ ìkùnà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbéyàwó. The Holy Spirit has become a stranger. Ẹ̀mí mímọ́ ó ti di àlejò níbẹ̀. No man or woman can make a marriage to work without the involvement of the Holy Spirit. Kò sí ọkùnrin tàbí obìnrin tó lè mú kí ìgbéyàwó kó ṣe bó ti kó ṣe. All the twenty two love of successful marriage Gbogbo àwọn òfin méjìlélógún ti ìpínyà. What things do you do to make your wife happy? Àwọn nǹkan ogójì Twenty four golden rules that will make your husband to stay at home. All those things will not work. If the Holy Ghost is not at the center. So the missing password. In many failed Christian marriages. Nínú ọ̀pọ̀lọpọ̀ It's not money. Kì í It's not love. Kì í It's not sex. It's not attack from the in-law. It is the Holy Spirit. Eh, When your husband is filled with the Holy Spirit, your wife who is filled with the Holy Ghost, the children are filled with the Holy Ghost, there will be no space for the enemy to come in. The presence of the Holy Spirit in the house is what made the difference. When your marriage is totally enveloped by the power of the Holy Spirit, the attack of the enemy over that home will not prosper. Lókun ti ọ̀tá lórí ìgbéyàwó yìí rí bá. The neglect of the Holy Spirit. Dídàkúnlá lórí ọ̀rọ̀ ẹlẹ́mìí. In our home. Nínú àwọn ẹbí wa ìdílé wa. Is the undoing of our relationship. Òun ni tí àwa fi fi ọwọ́ ara wa ṣi ara wa. And you see the Holy Spirit is not speaking in tongues. Ìwà rí báyẹn mímọ́ kì í pèdé pọ̀. The Holy Spirit is not casting out casting out of devil. No. Ìṣe àwọn ẹ̀mí èsì jáde rárá. The Holy Spirit is not doing vision. Ìmọ̀ kì í rí ìrọ. The eh, Holy Spirit is not interpretation of tongues. The Holy Spirit is not a force. Ẹ̀mímọ́ kì It's not a wind. Kì í It's not a dove. The Holy Spirit is a personality. Mímọ́ He is God in our midst. In every home. The Holy Spirit has become a stranger. Ẹ̀mí eh, mímọ́ And that is the missing password in many marriages. We need to pray. Ó For the Holy Ghost. To envelope our marriage. Láti ṣe As husband. Gẹ́gẹ́ As one. How must you relate Number three, You must be inspired by the Holy Spirit. Ẹ̀la eh, kẹ́sẹ̀ mo máa fún First Timothy chapter three verse sixteen. Ìwé Timothy kì í ní orí kẹta Number four. You must constantly pray in the spirit. Láti ìgbàdé ìgbà yẹn láti máa gbàdúrà nínú ẹ̀mí. Jude chapter one verse twenty. Ìwé Júdà orí kìíní ẹsẹ̀ ogún. Isaiah 10, 27. Ìwé Àìsáyà orí kẹwàá ẹsẹ̀ kẹtàdínlọ́gbọ̀n. And number seven. You must put in into the revelational power of the Holy Spirit òkè. Ẹ láti tu ara yín pọ̀ pẹ̀lú agbára ìfihàn ti ẹ̀mí mímọ́. Gàlẹ́sà two verse Ṣé Gàláṣí orí kejì ẹsẹ̀ kejì? If you can relate with the Holy Ghost like this. Ẹ bá lè ní ìbádọ́rẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀mí mọ́ bí eléyìí. Bẹ́ẹ̀ I guarantee you. Nípa báyìí mo fi ọwọ́ sọ̀yà fún yín. That marriage will work. Pé ìgbéyàwó yìí àrìbá ti ṣe. That home will prosper. Ìdílé àgbèrú. That family will prevail. Ẹbí You must be filled with the Holy Spirit. You must be led by the Holy Spirit. You must be empowered by the Holy Spirit. You must constantly pray in the Spirit. You must connect to the Holy Spirit for empowerment. You must allow the Holy Spirit to break your foundational chain. And then you must keep in that that man is your husband. Bí ọkùnrin yẹn baálé rẹ ni. Ṣé bọ́s? Ó ní ṣùgbọ́n. A few years after your marriage. Ọdún díẹ̀ lẹ́yìn tẹ́ bá ṣègbéyàwó. This your husband will die. Ọkọ rẹ yìí yóò kú. But don't allow them to bury him. Bẹ̀rẹ̀ máa fàyè gbá tí wọ́n sin. I want to use his death. Mo fẹ́ lo ikú rẹ̀ to glorify my name. Láti gbé ògo orúkọ mi ga. That sister got that revelation. Arábìnrin ó rí ìfihàn yìí gbà. And she kept it to herself. Ó sì fi sí òkun àyà ara rẹ̀. She didn't tell it anybody. Bẹ́ẹ̀ni kẹ́ni sọ nípa rẹ̀. She got married. Ó ṣègbéyàwó. Seven years later. Ọdún méje lẹ́yìn ìgbéyàwó wọn. The man just had a brief sickness. Ọkùnrin kàn ṣàìsàn ráńpẹ́. And he died. Ó sì ti bẹ̀ kú. Friends came. Àwọn ọ̀rẹ́ dé. Family members came. Àwọn mọ̀lẹ́bí náà wá. Let's take him to the mortuary. Ṣé àgbẹ̀ lọ sí òkú sí? He said no. Ó ní rárá. What are you going to do with a dead man? Kí ló wá sí òkú ọkùnrin ṣe? The man is dead. Ọkùnrin ti kú. Living alone. And he kept on praying. He kept on praying. He kept on praying. And I remember what he told me. You gave me this revelation. That this will happen. Manifest yourself. Day one. Day two. Day three. The man opened his eyes. The power of revelation. The power of revelation. The Holy Ghost revealed to us. And that is what is going to happen. If you connect to the Holy Spirit, nothing will happen to you suddenly. He will tell you. He will reveal, reveal the secret to you. A àṣírí náà hàn. That will make your family, your marriage to work. Tí yóò mú kí ẹbí rẹ àti ìgbéyàwó rẹ orí bá ti ṣe. I'm praying for anybody here. Mo gbàdúrà fún ẹni yóò tó bá ń bẹ níyìí. Who will say a very loud amen? Yóò ṣe àmì tó rinlẹ̀ that whether the enemy like it or not, your marriage, your home, your family will not scatter in the name of Jesus. Somebody is here to say amen. I'm going to repeat that prayer again. I'm praying that whether the enemy likes it or not. pé bóyá ọ̀tá fẹ́ tàbí ó kọ̀. Your marriage, your family, your home will not scatter in the name of Jesus. Because as you are saying amen, is also extending to your children. Bẹ́ẹ̀ náà Therefore, I'm going to pray the third That your marriage. Your home. Your family. By the power. That establishes this ministry. They will not scatter. In the name of Jesus. In the name of Jesus. Can you say this loud and clear? Overshadow my house in the name of Jesus. Holy God, overshadow my home. Ìfò ìpè mi. Overshadow my marriage. Sí ìfò ìpèyàwó mi. Overshadow my marriage. Sí ìfò ẹbí mi. Holy God. Ẹ̀mí mímọ́. Overshadow. Sí In the name of Jesus. Holy God. Ẹ̀mí mímọ́. Holy Ghost mi Overshadow my marriage. Sísìkò ìgbéyàwó mi. Overshadow my marriage. Sísìkò ìgbéyàwó mi. Overshadow my marriage. Sísìkò ìgbéyàwó mi. Overshadow my marriage. Sísìkò ìdílé mi. Overshadow my marriage. Sísìkò Holy Ghost. Overshadow my marriage. Sísìkò ìgbéyàwó my son. Rekaboria sandaya kabo. my son. In Jesus' mighty name we pray. Orúkọ láti Jésù ni a gbàdúrà. In Jesus' mighty name we pray. Orúkọ láti Jésù Kristi la gbàdúrà. Shout hallelujah. hallelujah. Shout Christ arose hallelujah. Amen. Amen. Àmín. Beloved. Olùfẹ́. Um, we are pleased to welcome you yet to another segment of question and answer series. In our family forum series. It is as usual a forum where God is helping us to deliver superior health benefits that your marriage needs to grow and get stronger ó jẹ́ gbàgede tí ọlọ́run ti ràn wá lọ́wọ́ gidigidi láti rí àwọn àǹfààní gbà láti mú kí ìgbéyàwó wa kó lè máa dàgbà sí nínú olúwa. you may call it uh, victory tablet. ẹ lè pè ní egbògi ti ṣẹ́gun. praise God. Hallelujah. Beloved, we want to thank or appreciate your flood of messages too. Ẹ̀yin ọlá, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn àtẹ̀jíṣẹ́ yín tó ń wọlé. Of appreciating this program. Tí ẹ tilẹ̀ mọ rírì ètò pàtàkì tí à ń ṣe yìí from the uh, from our beginning of Látara bá We thank God for all this. But we say that God who says that there shall be nothing impossible. is still alive And is on throne. Ó yìí wà láàyè ó sì ń ṣiṣẹ́ lórí So this morning. As you tell it to Jesus. Through your questions. God will provide answers. That will frustrate all devices of troublers in your marriage and home. In the name of Jesus. Praise God. Ẹ̀sẹ̀ hallelujah. we have some few questions here. A uh, But uh, we will um, just let you listen to just one or two of these announcements. It's very important. A uh, First of all, we want you to keep coming, uh, connecting us on our emails. Afẹ́kẹ́ máa Happy home at mountainoffire.org Happy home at mountainoffire.org that is one. And àkọ́kọ́ MFM happy home at gmail.com. They have both been synchronized. Àwọn Remember our office is still at Alaba Meje up there. Ẹ̀rọ ti pé ọ́fíìsì wa ti wà ní And council still on Monday. Wednesday from 11 to 3.30 on these two days and on Sunday like this. Ọjọ́ ìgbanímọ̀ wa ní ọjọ́ Monday àtọjọ́ Wednesday ó ní aago mọ́kànlá òwúrọ̀ àti ní ọjọ́ ìsinmi tí a wà yìí bá ti parí ìsìn. We want to remind you that your phone number is, uh, continues to be very relevant in any inquiry you are making àgbẹ̀wá yìí tí gbogbo àwọn ìwé tẹ́ bá ń kọ sí wa ẹ̀rọ àgbẹ̀tà yín nọ́mbà rẹ̀ máa kọ́ tí ó ṣe pàtàkì jọjọ. and this last uh, announcement is important. ìṣìlọ uh, you should endeavour to give relevant information. ẹ jọ̀wọ́ ìròyìn tó tọ́ ni tẹ́ máa fún wa o. as much as possible so that we can give conclusive advices rather than inviting you to our office for some clarification that could have been taken care of if your inquiry is clear and uh, gives all information or sufficient information. Tí ẹ bá ti ń kọ ìwé sí wa, ẹ jẹ́ kí àwọn oṣù ìṣọwọ́ sí wa kí ó máa jẹ́ òtítọ́ ká lè mọ̀nà tá ó gbà yọ sí yín bóyá nínú àdúrà ni dépò kí a kàn ní kí ẹ wá sá. Praise God. The first question quickly goes like this. Ìbéèrè àkọ́kọ́ wípé. Uh, this uh, person. Ẹni tí ó kọ̀wé náà. He says. Um, I am 34 years old. Ọmọ ọdún mẹ́rìnlélọ́gbọ̀n ni wọ́n. And uh, married at registry to my husband. Wọ́n ti ṣe ìgbéyàwó nílé ẹjọ́ Ní ọdún 2011. I moved to my family home due to some complex situation of my pregnancy with the you know, consent of my husband. Wọ́n padà sí ọ̀dọ̀ àwọn ẹbí wọn látàrí oyún tí wọ́n ní tí ó dídú gidigidi pẹ̀lú ìfọwọ́sí ọkọ wọn. I had the child through tears. All efforts to move back to my matrimony or matrimonial home proved abortive. Gbogbo uh, The bishop of uh, our church. Tried to reconcile the two families but mother-in-law opposed it and said "Our son can never never take me back as his wife. bíṣọ̀bù kápá pé ìdílé méjèèjì láti bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n ìyá ọkọ wọn sọ wípé ó fi àkékọ́rí tilẹ̀ ni pé ọmọ wọn kò lè sáwọn padà ní aya mọ́. It was a serious issue. ọ̀rọ̀ tó le fún ọgbọ́n ní o. And after several attempts to go back, some of his family warned me not to try it with a threat to my life. nígbà tí àwọn tirẹ̀ wá gbìyànjú láti ẹ̀sìn títí pátápátá kó padà lọ Àwọn kan náà ni wọ́n bẹ̀rẹ̀ pé má padà lọ òkú wọ́n bá sẹ̀mí rẹ nù. Um, in in two thousand and fifteen I was persuaded to remarry to another man. Ní ọdún twenty fifteen wọ́n gbà wọ́n ní òṣìṣẹ́ wọn tilẹ̀ fẹ́ ọkọ mìíràn. I now have another child with my new husband. Fún ọkọ tuntun tí wọ́n fẹ́ yìí. And I've started divorce hearing with my former husband who did not show up in court. Wọ́n sì ti bẹ̀rẹ̀ láti ṣe ètò ìtúká pẹ̀lú ọkọ̀ àkọ́kọ́ tó pọ̀ sí òwà fojú nílé ẹjọ́. But in Happy Home Series. You have always emphasized on capital no. A To remarry. I need your personal advice. Let me start from your last statement, my sister. Yes. Ẹ um, We are still saying capital no. It is the position of God. If we are to want anything before him. You cannot say yes to what you say no again. So How? that is clear from the beginning. You see, my uh, sister, you have made uh, a major decision to go into another marriage. Your request appear a, a bit uh, somehow late, but besides you have not, you know, explained with uh, clarity this complex pregnancy situation that makes your family house a place to return to. Yóò tẹ̀lé pé oúnjẹ ìfọwọ́ ti wà yóò ti pẹ́ jù, oúnjẹ ìbẹ̀rẹ̀ pẹ́ jù. Ẹ ò wá sọ fún wa òkodoro, ohun tó mú kí oyún tí ẹ fẹ́ kó jẹ́ ẹlẹ́jẹ́ yìí kó jẹ́ kí ẹ padà sílé àwọn òbí And why your love, your husband, since to be, you know, on the side of his family in all this. Àti pé èrèdí tí olólùfẹ́ yín àtàtà ọkọ yín tó wá pọ̀ láti tẹ̀sí ọ̀dọ̀ àwọn òbí ti ní fẹ́ gbọ́dọ̀ òun òbí ti rẹ̀ ló tẹ̀sí. Are you sure that uh, the content of your husband is unqualified in the first case? Ẹ wá ń sọ fún wa wípé ìfọwọ́sí ọkọ̀ ilé àkọ́kọ́ kò sí ẹ̀kọ́ tó fọwọ́ sí mi bí. Are you sure there is no you know, fire on the mountain before you left? Ó dá tó kò sí náà tó ń jẹ́ lórí pópó tí ẹ tó fi lélẹ̀ bí. Like a well, are you sure you have not forgotten a, uh, uh, some pot of fire on your in your kitchen in the marital before running away? Gẹ́gẹ́ bí obìnrin, ó dá irin pé ẹ̀gbàgbé ọbẹ̀ fún iná tó ń jóná kẹ́ tó sákò ń bẹ̀ bí. These are just questions only you can answer, but we are saying um, one should expect you to, you know, respect the sanctity of your marriage sufficiently enough as a Christian rather than going into a new marriage. Àwa tilẹ̀ ń béèrè àwọn òbéèrè yìí lẹ́yìn ìkọ́lẹ̀ lè dáhùn ṣùgbọ́n àwa ń rò wípé ó yẹ kí èyí tó bọ̀ fún gbogbo òfin tó lọ ìgbéyàwó kẹ́ tó fi ìgbéyàwó àkọ́kọ́ ilẹ̀ lọ́wọ́ ní ìgbéyàwó mìíràn. If the intention of your ongoing divorce suit is to actually tidy up things legally, you want to make sure that you tidy up things tó bá jẹ́ pé láti sí ìgbéyàwó àkọ́kọ́ ìka láti lè jẹ́ kí nǹkan kó dánwọ́ láàrin ìgbéyàwó kejì ni. then uh, I would say you are doing it belatedly. Wọ́n wá wípé kó pẹ́ jù fẹ́ tó ṣe. You should have had exercise the patience. Ó yẹ kí ẹ tilẹ̀ mú sùúrù ṣáájú. To complete the process of your divorce. Ṣé ẹ parí ọ̀nà àti kọ́ ọkọ ní àkókò sílẹ̀? Even though that is not allowed by the church. But since that was the part you wanted to take. You must be, have been patient enough to follow that through. Certainly this process should not be after you have married to another man. Happy home will have been so glad inú ìdílé aláyọ̀ bá ti dùn. and willing to cancel your former husband and to dig deep into matter if you had not started a new and full family life with another husband. O ò bá ti láyọ̀ láti pe ọkọ yìí láti bá wọn sọ̀rọ̀ kó sì fojú kìlùkùn wò ó pẹ̀lú àdúrà ká ní kò ṣe pé ẹ ti lọ bẹ̀rẹ̀ ìrìn àjò mìíràn pẹ̀lú ọkọ mìíràn ni. May the Lord help you. Kí Ọlọ́run ó ràn yín lọ́wọ́ in Jesus' name. The second question is this. I got married two years ago, and my uh, my wife gave birth last year. Last week, she informed me that she was pregnant. My child is just eight years, eight months now. Oṣù mẹ́jọ lọmọ tá a ṣẹ̀ tí tá a gbé lọ́wọ́ o. never plan to have a second child. Àṣẹ ìjọba pa afẹ́ bímọ kejì tẹ́. Because things are very hard now. Orí nǹkan lè gbogbo báwọn gan gbogbo aláṣẹ. I am the only one working. Èmi nìkan ni mo ti ń ṣiṣẹ́ yìí. Since she married. Àgbàdo àtijọ́ fẹ́ra. She is ready. Ó ṣe tán. To do business láti ṣòwò. But I can't raise any fund. Èmi ò tí ẹ̀rọ kankan kọjọ láti ṣòwò yìí fún. Now as a Christian. Gẹ́gẹ́ bí Kìsìtẹ́nì wàyí. Oh. Should I abort? Ṣé ká lọ ṣẹ́yìn yìí bí ẹgbà wáyé ọjọ́ ẹjọ́? Or ìṣèṣìṣe what can I do? Àbí kí ni kí n ṣe fóyún tíyàwó mi ní lọ́mọ oṣù mẹ́jọ? Praise God. Ẹ ti hallelujah. You see, When you go into the 12 steps of uh, uh, that our Father and the Lord has said, you will know that marriage is one of those keys that we have continued to neglect. If we take that marriage seriously, it will lead us to salvation in whatever we are doing. Wọ́n sì ní tí a bá àti ọwọ́ tó dára mú ìgbéyàwó yìí yóò mú wa wọnú ìgbàlà tó gbóhùn tí a fẹ́. You have not my brother you have not exercised sufficient discipline. Arákùnrin mi ẹ̀yin ló kóra yín dànù. And will that uh, matches your plan to build financially strong foundation for your growing home ó yẹ kí ẹ ti ní ètò ìṣúná owó tí yóò máa dàgbà fún ilé yín pẹ̀lú tó ń dàgbà lọ. you are not just you have not just exercised that discipline. ẹni ò tiẹ̀ tẹ́lẹ̀ sínú ìṣe rárá. you define you describe you know, the beautiful picture of what you want for future. ẹ ṣàlàyé ohun tó lè fún ọjọ́ iwájú. and you are one working to it with a heart of discipline and goodwill. Ẹ wá This has the natural consequences. You are now experiencing. But you must not allow this, I call it temporary um, consequences to destroy your Christian identity. Ẹ má fi àyè gba àtúbọ̀ kan tó wà ní pápánpẹ́ yìí láti ba ìdánimọ̀ kìrìsìtẹ́nì yín jẹ́. And most graciously to send you to hell. Àbí kó tilẹ̀ lọ rán yọ sọ́run àfáàjì. By embarking on this venture of abortion. Nípa pé bóyá ó kẹ̀rù pé fẹ́ ṣẹ́yún yìí. Abortion is murder. Bẹ́ẹ̀yàn jẹ́ ìpànìyàn ní. It's taking off of life you cannot create. Òun ni bẹ́ẹ̀yàn pẹ̀lú ẹ̀mí tí ò lè dá. It is a sin to God whether you are a Christian or not. Ẹ̀ṣẹ̀ ńlá là ní tí ọlọ́run bóyá o ti ẹ̀jẹ̀ kìrìsìtẹ́nì àbí o ṣe kìrìsìtẹ́nì. And this thing attract the wrath of his judgment. I mean the wrath of God's judgment. Eléyìí a sì máa fa ìbínú ọlọ́run jáde gidigidi tó ń tàn. Therefore my brother take heed and be more focused and prayerful. Arákùnrin mi, ẹ sùúrù o, ẹ ìṣẹ́jú mọ́tì ẹ̀sìn gbàgbé àjọjọ. Your attempt to abort may abort God's plan for your life. Ìgbìyànjú àti iṣẹ́ oyún yìí ó lè mú kí oyún ọ̀run tí Ọlọ́run ní fún yín tí Ọlọ́run ó bàjẹ́ lórí àgbà oyún. That child may be the child of promise for your family. Ọmọ yìí mà lọ ọjọ́ ọmọ ìlérí fún ìdílé yín. Let God be pleased with you and your marriage. Ọlọ́run ó dùn sí àtìgbéyàwó yín o. Praise God. Hallelujah. Praise the Lord. Ẹyin orúkọ Olúwa. Praise Jesus. Ẹyin Jésù. We have some questions here. A ní àwọn ìbéèrè yìí bí. The first question says. Ìbéèrè àkọ́kọ́ wípé. I am a member of MSN. Ọmọ ìjọ orí òkè náà ni mí. But my fiancé is a member of another church. Ṣùgbọ́n ọkọ̀ àfẹ́sọ́nà mi ó jẹ́ ọmọ ìjọ mìíràn. We agreed to get married at our church a ní àdéhùn láti ṣègbéyàwó nínú ìjọ wa. Can we have our marriage counseling at MSN? Ṣáàlì ní ìdáninímọ̀ràn ti gbéyàwó ní orí òkè náà bí? The answer to this question is yes. Ìdáhùn sí ìbéèrè yìí ni bẹ́ẹ̀ ni. Your fiancé and yourself are free to attend our counseling. Ẹ̀yin àti àfẹ́sọ́nà yín àyè wà fún yín láti wá fún ìdáninímọ̀ràn wa as well as take advantage of our lectures. Àti tẹ́lẹ̀ bá ní àyè fún ìdánilẹ́kọ̀ọ́ wa náà. Ideally, bó ti sọ̀nà. Every single getting married in this church. Gbogbo àwọn ọ̀dọ́ ọlọ́kùnrin lóbìnrin tó fẹ́ ṣègbéyàwó nínú ìjọ yìí. It's expected to have their relationship registered with the marriage committee. Ó ní ṣe pé wọ́n máa ti lọ forúkọ sílẹ̀ lọ́dọ̀ àwọn ìgbìmọ̀ ìgbéyàwó irrespective of the church where the marriage will be conducted. Kò ní ṣe níbi tí wọ́n máa ti ṣègbéyàwó náà. The church is expected to have the record of your change of status. Ìjọ ní láti ní pé wọ́n ní àkọsílẹ̀ nípa bẹ́ẹ̀ ó ti ṣe ètò ìgbéyàwó yìí. Your change of status from single to married. Okay, bí a ti kọ́kọ́ wà kó tó di pé ẹ tó wá ṣe ìṣègbéyàwó. Maybe because of the size of our church. Bóyá bí ìjọ wa sí many just go get married either in the registry or in other churches without informing the church authority. Àwọn mìíràn wá tẹ̀ lọ, wọ́n lọ ṣègbéyàwó ní ìdíṣẹ́ ìjọba ti àwọn ìjọba ti òun tẹ̀lù láìsẹ̀ sí ìjẹ́ pé bóyá ìjọba àkọ́kọ́ lọ sí ìjọ mìíràn láti lọ ṣègbéyàwó wọn. We want to thank this person for this question. A fẹ́ sọ nípa ìbéèrè yìí. We want to thank you for this question. A fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹni yìí fún ìbéèrè yìí. As this will be a guide to other singles. Àti fún àwọn àwọn òmíràn who intend to get married in other churches. Tí wọ́n fẹ́ ṣègbéyàwó nínú ìjọ mìíràn. Praise the Lord. Ẹyin orúkọ Olúwa. The next question says. Ìbéèrè tó kàn wípé. I am um, a young man of thirty years old. Mo jẹ́ ọ̀dọ́kùnrin tó jẹ́ ọmọ ọdún méjìlélọ́gbọ̀n. I married three years ago. Mo ṣègbéyàwó níbi ọdún mẹ́ta sẹ́yìn. Was lost my wife during child delivery. Ṣùgbọ́n ìyàwó mi ó kú nígbà tó ń bímọ tó ń rọbí lọ́wọ́. My baby is two years old. Ọmọ mi jẹ́ ọmọ ọdún méjì. And now I just met a lady who has a baby also of two years. Mo wá pàdé ọmọbìnrin mìíràn tó ní ọmọ ọdún méjì bákan náà. But she's not married. Ṣùgbọ́n kò tí ṣègbéyàwó. My question is. Ìbéèrè mi nìyí. Can I proceed to marry her? Ṣé mo lè tẹ̀síwájú láti fẹ́ bí? I need advice. Mo nílò ìmọ̀ràn. We are sorry about your loss. A bẹ̀ a sí ẹ̀bẹ̀ kan nípa ti ìṣó àdánù tó ṣẹlẹ̀. The death of your wife makes you a widower. Ìpé aya rẹ̀ ti kú túmọ̀ sí pé opó lọ́kùnrin ní. Biblically, you are free to marry. Nípasẹ̀ ti Bíbélì, ẹ ní àyè láti ṣègbéyàwó. Because death has terminated the obligation under the first marriage. Torí pé ikú yìí ó ti fi pin àtúpẹ̀ yìí àti ẹni náà ti fẹ́ra yín. We advise however. We advise however. À ń gbà onímọ̀ràn sá. That you are careful pé ká ṣe ìsara. in the choice of another wife. ní pé ẹ ó yan ẹlòmíràn láti fẹ́. in view of your child. ní tipa ti ọmọ yín. It is important that you have the commitment of any wife you want to marry. Ó ṣe pàtàkì ó sì ṣe lọ́dọ̀gbọ̀n pé ẹni dúpẹ́ ìṣòwò tí ẹni tẹ́ fẹ́ ẹlòmíràn tẹ́ bá fẹ́ fẹ́ yìí. That she will accept your child. Pé yóò tẹ́wọ́ gba ọmọ yín. And also be ready to murder the child. Tó lè máa ṣe tán láti jẹ́ ìyá fún ọmọ náà apart from marrying a woman that is born again ìyàtọ̀ sí pé èèyàn fẹ́ obìnrin tó ti di àtúnbí and God fearing tó sì ní ìbẹ̀rù ọlọ́run. Good character trait is what should be a key consideration. Ìwà rere ó jẹ́ kọ́kọ́rọ́ tí a gbọ́dọ̀ gbé yẹ̀wò ní pàtó. The woman you intend to marry must be considerate. Ìyàwó tẹ́ ẹ fẹ́ fẹ́ ìyẹn gbọ́dọ̀ gbé yẹ̀wò. Must be compassionate. Ó gbọ́dọ̀ jẹ́ ní tó ní ìyọ́nú. I must have the fear of God. Ó ti gbọ́dọ̀ ní ìbẹ̀rù Ọlọ́run. And be ready to treat your child fairly. Ó dẹ̀ ti gbọ́dọ̀ ṣe tán láti tọ́jú ọmọ yín dáadáa. However, to address your question. Láti lè sọ pàtó nípa ìbéèrè yín. Should you proceed to marry this woman you have just found? Ṣé ẹ lè tẹ̀síwájú láti fẹ́ obìnrin tẹ̀síṣẹ̀ pàápàdé yìí? Should you proceed? Ṣé ẹ lè tẹ̀síwájú bí? Ensure that it is the will of God for you. Ẹ rí dájú pé ìfẹ́ Ọlọ́run ni fún yín. That you have heard clearly from the Lord. Pé ẹ gbọ́ kedere láti ọ̀dọ̀ Ọlọ́run wá. And obtain her commitment like we have said earlier. Gẹ́gẹ́ bá a ṣe ti sọ ṣáájú. Obtain her commitment. Tẹ́ mọ́ gbogbo àwọn nǹkan tó tó ní ṣe pẹ̀lú ẹ̀. Obtain her commitment. Àwọn nǹkan tó ní ṣe, àwọn nǹkan tó ti tó ní ṣe pàtó. nípa ti ìgbéyàwó yẹn jẹ́ kó mọ̀ dájú pé òun máa tọ́jú ọmọ ẹ. Okay, let's have the assurance as she's going to take care of that child. Since she also has her own child, nígbà tóun náà ti ní ọmọ tirẹ̀, you also have to commit yourself to father this child. Ìwọ náà ti gbọ́dọ̀ nílé ìkejì pé ìwọ náà nílò láti mọ̀ nípa ọmọ yìí pé bó ṣe máa ṣe bẹ́ẹ̀ ṣe máa ṣètọ́jú rẹ̀ sí ọmọ tirẹ̀ àti ọmọ titi The commitment should not be assumed. Kò ń ṣe pé ká máa gbèrò rẹ̀. It must be clearly stated and agreed upon. Ẹ gbọ́dọ̀ ti jọ sọ kó ti yé rẹ ní yé pé kẹ̀dẹ̀ ti jọ ní àdéhùn lórí rẹ̀. If the woman is not ready to take care of your child, tí ẹni yóò bá ṣe tán láti tọ́jú ọmọ yín. We do not advise you to proceed. A ò ní gbà níyànjú pé kẹsẹ̀ síwájú rárá. However, àmọ́ ṣá. Once these issues have been sorted out, tẹ́ bá ti yanjú ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí, you may proceed. Ẹ lè tẹ̀síwájú. God bless you. Olúwa bùkún fún yín. Another question here. Ìbéèrè mìíràn níbí. Is it proper? Tó tọ̀nà. For husband to take charge of the kitchen. Kó wá jó òun náà máa ṣàkóso nílé ìdílé yàrá ìdáná. Especially when the wife is not a very good cook màá pà tó bá jẹ́ pé aya yìí kò ṣe ní tó mọ oúnjẹ ṣe dáadáa. Praise the Lord. Ẹyin Olúwa. Praise Jesus. Ẹyin Jésù. Praise the Lord. Ẹyin orúkọ Olúwa. I know that some men are very good cooks. Mo mọ̀ wípé àwọn ọkùnrin mi ọ̀wà tó mọ oúnjẹ sè dáadáa. And they even cook better than the women. Bọ́ọ̀sẹ̀ tí mo oúnjẹ sè ju àwọn obìnrin lọ pàápàá. I thank the Lord for you. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín. However, àmọ́ if you are a chef, tó bá jẹ́ ẹni tó máa aláṣẹ yìí, it's possible that your wife will not know all the recipes that you know. Ó ṣeé ṣe kí aya yín má mọ àwọn èròjà láti pèsè oúnjẹ ìfẹ́ yìí mọ̀. And you may not be a better cook than yourself. And then Ẹ̀dẹ̀ lè má ẹ̀dẹ̀ lè má jẹ́ pé tó mú Jésù dáadáa jù lọ. But it's not a reason for you to take over the kitchen. Ṣùgbọ́n lẹ́yìn kì í you èrèdí fún yín láti wá gbàkóso yàrá ìdáná. The Bible says the woman is the keeper of the home. Bíbélì sọ pé obìnrin ni olùtọ́jú ilé. Proverbs fourteen one. Ìwé òwe oríkẹ̀rìnlẹ́sẹ̀ kìíní. There is a wise woman builds her home. Gbàtúndé pé aya ló ń bẹ nílé ló ń ṣe àmójútó ilé. Proverbs thirty-one and 15 Ìwé òwe orí ìkẹkànlélọ́gbọ̀n ìṣẹ̀kẹ̀dógún. Also talks about the virtuous woman. Ó tún sọ nípa obìnrin rere. That provides food for her family. Tó ń pèsè oúnjẹ fún ìdílé rẹ̀. So if your wife cannot cook torí náà tí àwọn yóò bá mọ oúnjẹ sè dáradára. or it's not a good cook. tàbí kò ṣe tó mọ oúnjẹ sè. advice as you teach her how to cook. ìmọ̀ràn mi ní pé ká ẹ sọ sọ́nà bí ó ti ẹ̀kọ́ bí ó ti máa ṣe oúnjẹ náà. in a loving way. ní ọ̀nà tó dáa. in a loving way. ní ọ̀nà ìfẹ́. and not make her feel like she's a failure in this area. kẹ má jẹ́ kó máa rí bíi pé ó ti kùnà pátápátá nípa ní ipò bá nírú kò yìí. She can also take advantage of cookery books. Kò sí ẹ̀lẹ́ wá fún ìwé ìsìwé gbà ṣe ń ṣe oúnjẹ. She can take advantage of cookery books. Ó tó lè lo ìwé tí a fi ń ṣe oúnjẹ. Láti kọ́ nínú rẹ̀. And the internet is also awash with various recipes. Ẹ̀rọ ayélujára gan wà láti fi mọ èròjà láti a fi ṣe oúnjẹ lóríṣiríṣi. And on the other hand. Ṣùgbọ́n lọ́nà mìíràn. She can approach a restaurant. Ó lè lọ síbi tí wọ́n ti ń ṣe oúnjẹ sàn or a cook or a caterer àbí àwọn aláṣẹ to have practical hands-on láti lè láti lè mọ àwọn nǹkan tá a fi ṣe àwọn oúnjẹ yìí. Praise the Lord. Ẹyin orúkọ Olúwa. the advice that you should be in charge of our kitchen. Màá gbà yín nímọ̀ràn kókó jẹ́ obìnrin ló máa ṣàkóso yàrá ìdáná. And you are sister from time to time. Àti ẹ̀yin arábìnrin wa yìí láti gbàdégbà. Is to have a special recipe ní láti máa kọ́ àwọn oúnjẹ àṣàyàn kan. Our sisters to remember an adage that says, Alábìnrin wa gbọ́dọ̀ rántí òwe tó wí pé, that the way to a man's heart pé ọ̀nà tí ọkàn ọkùnrin is through his stomach. Is through his stomach. Inú òun ni nípasẹ̀ ikú rẹ̀. Praise the Lord. Ẹyin orúkọ Olúwa. Praise the Lord. Ẹyin Olúwa. We have two questions here. A ní ìbéèrè méjì níbí. The first one goes. Àkọ́kọ́ lọ rí báyìí. I am happily married to my husband for years. Mo ti ṣe ìgbéyàwó pẹ̀lú ọkọ mi fọ́pọ̀lọpọ̀ ọdún inú wá sì dùn. But still believing God for the fruit of the womb. Ṣùgbọ́n à ń wojú Olúwa fún èso ti ọmọ. My husband's younger brother requested my husband. Àwọn àbúrò ọkọ mi wọ́n bẹ ọkọ mi. to come and stay with us for three days. Láti wá gbé lọ́dọ̀ wa fún ọjọ́ mẹ́ta péré. But now, ṣùgbọ́n nísinsìnyí, it is over three years. Ó ti lé lọ́dún mẹ́ta. Staying with us. Tí wọ́n ti ń gbé pẹ̀lú wa. While he gave out his house to his wife to be. Nígbà tí wọ́n fi lé wọn sílẹ̀ kú lọ́dọ̀ ẹ̀yà tí wọ́n fẹ́ sílẹ̀. While he gave out his house to his wife to be àbúrò tó wá gbẹ́rọ̀dọ̀ wa yìí ó fi lé tirẹ̀ sílẹ̀ pẹ̀lú aya tó ń fẹ́ lọ́nà he does not assist in any domestic work. kì í ranni lọ́wọ́ nínú iṣẹ́ ilé for example fetch water bíi kí a or wash his plate after eating tàbí kí ó fọ àwo tó ti jẹun he prepares my husband doing that for him. ó máa ń nífẹ̀ẹ́ sí pé kí ọkọ mi kí ó bá òun fọ abọ́ tó ti jẹun. I don't want to hurt my husband. Mo fẹ́ mú kí iná ọkọ mi tí ó bàjẹ́. But I am tired of this attitude. Ṣùgbọ́n ìwà yìí ó ti sú mi. Please advise me. Ẹ jọ̀wọ́ ẹ ràn mí lọ́wọ́. Our sister, this is the answer. Arábìnrin wa ìdáhùn sí ìbéèrè yín nìyí. The Bible says in Genesis chapter 2 verse 24. Ìgbẹ́ni Therefore shall a man leave his father and his mother. And shall cleave unto his wife. And they shall be one flesh. This means that the husband and the wife are one. Eléyìí túmọ̀ sí pé tọkọ-taya wọ́n ti di ọ̀kan. Also in Matthew nineteen six. Nínú ìwé orí kọkàndínlógún ẹsẹ̀ kẹfà. And Mark ten nine. Àti ìwé Mark orí kẹwàá ẹsẹ̀ kẹsàn-án. The Bible says, What therefore God has joined together. Ìbéèrè sọ pé nítorí náà tó Olúwa ti so pọ̀. Let not man put asunder. Kìnìkìnì kí ó má ṣe yà The younger brother to your husband is trying to put asunder. Àbúrò ọkọ yìí ó fẹ́ yà ni. By the following. Nípa ṣíṣe àwọn nǹkan wọ̀nyí. Number one, ah. over, overstaying. Àkọ́kọ́, ó ti gbé pẹ́ jù. Number two, not behaving well in the house. Kejì, kò hùwà dáradára nínú ilé. We encourage you, sister. À ń rọ̀ To summon courage. Pé kí ẹ mú ìgboyà. And discuss the issue humbly and respectfully with your husband. Pẹ̀lú ìwà tútù àti ìwà ìrẹ̀lẹ̀, ẹ bá ọkọ sọ̀rọ̀ yìí. Pray for grace before you do this gbàdúrà fún orí ọ̀fẹ́ jẹ́ pé ṣe léyìí the presence of your brother-in-law may be a trap of the devil. nítorí wípé àbúrò kan yín wà lọ́jọ́ yìí ó lè jẹ́ ìtakùn to pursue you from your matrimonial home. láti lé yín kúrò nínú ilé ọkọ yín. because you have not yet given birth to children. nítorí pé ẹ ò tí ì bí ọmọ ní ilé náà. for your husband. fún ọkọ yín. you must not fall into this trap ẹ ò gbọ́dọ̀ bọ́ sínú ìṣẹ̀kù yìí you must handle this matter with wisdom. ẹ gbọ́dọ̀ ṣẹgbọ́n mú ọ̀rọ̀ yìí patience sùúrù and much prayer. àti ọ̀pọ̀lọpọ̀ àdúrà for your husband torí pé ọkọ yìí he is advised not to expose his wife to danger. à ń rọ ọkọ láti má mú kí aya rẹ̀ kí ó dojúkọ ewu. from his relations. nínú àwọn mọ̀lẹ́bí tirẹ̀. Men must show themselves as real husbands. Àwọn ọkùnrin wọ́n gbọ́dọ̀ fi ara wọn hàn gẹ́gẹ́ bí ọkùnrin nítòótọ́. According to the Bible. Gẹ́gẹ́ bí Bíbélì ti kọ́. By protecting their wives. Nípa dídáàbò bo àwọn aya wọn. As Christ protects the church. Bí Kristi ti ń dáàbò bo ìjọ rẹ̀. Which is the bride of Christ. Ti ṣe aya Kristi. It is suggested. À ń gbà yín níyànjú that the brother-in-law should go to his own house. Kí àna yìí kó gba ilé tirẹ̀ lọ. And marry his own wife. Kó lọ fẹ́ aya tirẹ̀. And leave this expectant couple alone. Kí ó sì fi àwọn òbí tó tó sì fi àwọn lọ́kọláya tó wojú olúwa yìí tó fi wọ́n lọ́rùn sílẹ̀. We again encourage the sister to be patient. A gba arábìnrin yìí ní ìyànjú kí wọ́n ní sùúrù. To be well behaved tí wọ́n hùwà dáradára àtiwà tí ó tọ́. and also keep on believing God for answer to our prayer. kí wọ́n sì máa gbà gbọ́ fún ìdáhùn sí ìbéèrè wọn. Our God shall answer you and give you your own blessings of the womb. Ọlọ́run wa yóò dá yín lò yóò fún yín lè ti inú. In the name of Jesus Christ. Lórúkọ Jésù Kristi. Question number two. Ìbéèrè kejì. This person writes. Ẹni yìí kọ̀wé. I always get angry. Inú máa ń bí mi ní gbogbo ìgbà. Whenever I get into little arguments. Nígbà tí mo bá ń jiyàn. With my family and friends. Pẹ̀lú ará àti ọ̀rẹ́ mi. This is causing terrible damages to my life. Eléyìí ó mú kí àwọn ìparun kan wọnú ayé mi wá. As a born again Christian. Gẹ́gẹ́ bí Kìrìsìtẹ́nì tó ti di àtúbí. I don't eat or talk to anyone. Mo kì í jẹun tàbí kí n bá èèyàn when this uncontrollable anger falls upon me. Nígbà ìbínú fùfù yìí tó bá wọlé dé. So he wants us to give him some counsel. Wọ́n fẹ́ kí a gbà wọ́n ní ìmọ̀ràn. This is the answer. Ìdáhùn wa nìyí. In Ecclesiastes seven nine. Ní ìwé oníwàásù oríkejì ẹsẹ̀ kẹsàn-án. The Bible says, Be not hasty in thy spirit. Ìbéèrè yìí pé ẹ má ṣe yára kọ́kọ́ nínú ẹ̀ ní. To be angry. Láti bínú. For anger rested in the bosom of fool. Nítorí pé ìbínú ó kan àyà òpè ló ti máa wà. Also Titus chapter one verse seven. Ìwé títí orí kìíní ẹsẹ̀ keje. He says be not soon angry. Ìwé tí ẹ má ṣe yára láti bínú. Ephesians chapter four verse twenty-six. 26. Ìwé Efésì orí kẹrin ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. He says, Be ye angry and sin not. Ẹ bínú ṣùgbọ́n ẹ má ṣe ṣe. wrath, ìbínú that is heavy anger. Ilé jẹ́ ìbínú kùkù. Therefore, it is not good to be short-tempered. Torí náà kò dára kí a máa tàn bínú. As a child of God. Gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. It is not good to be given to anger. Kò dára láti máa gbé ara wa sílẹ̀ fún ìbínú. It is not the will of God. Kì í ṣe Ọlọ́run. Constant anger can be demonic. Ìbínú ìgbàdégbà ó lè jẹ́ ti ọwọ́ ẹ̀mí èsì. It is also called rage. A tún máa ń pè ní inú líle. Even if short-temperedness is running in your family line. Tó bá jẹ́ wípé kí ni màá bínú tutù ó wà nínú ìran yín, the thought could be demonic. Orísun rẹ̀ ó lè jẹ́ ti àtọwọ́ ẹ̀mí èsì. The ultimate result of uncontrollable anger is self-destruction òpin àti èsì ìbínú líle oní ìparun ara ẹni it makes the person to always experience failure at the edge of breakthrough. yóò mú kí irúfẹ́ ni díẹ̀ kó máa ní ìrírí ìkùnà níbèbí àlàjá. The demons use anger to make the person lose a lot of blessings. Ẹ̀mí àìmọ́ a máa lo ìbínú láti mú kí ènìyàn pàdánù ọ̀pọ̀lọpọ̀ ìbùkún. Anger also gives the person a very bad name everywhere. Ìbínú a máa sọ̀yàn lórúkọ burúkú ní gbogbo ibi tó bá lọ. Even when there appears to be good reason for you to be angry. Tó bá tiẹ̀ wá jẹ́ pé ẹni ìdí tí ó tọ́ láti bínú you must ask the Holy Spirit to help you control yourself. Ẹ gbọ́dọ̀ gbàdúrà kí ẹ̀mí wọn kí ó ràn yín lọ́wọ́ láti kó ara yín ní ìjánu. We are taught in NFM. A ti kọ́ wa ní ìjọ́rí òkè náà fi ṣẹ̀yà náà. That anger is the chief demon that opens the door. Pé ìbínú ni olórí àwọn ẹ̀mí àìmọ́ tó máa ń ṣọ́bodè tó máa ń sílẹ̀kùn fún àwọn ìwàlà tó kù. For other destructive demons to enter a. Fún àwọn ẹ̀mí àìmọ́ tó kù láti wọlé àti láti panirun. Therefore, this is the solution. Torí náà, ọ̀nà àbáyọ rèé. You must realize that being angry often is sin. Ẹ gbọ́dọ̀ ṣàwárí rẹ̀ wípé bíbínú lóòrèkóòrè ẹ̀ṣẹ̀ ni. Confess this sin to God. Ẹ jẹ́wọ́ ìṣèlú sí Olúwa. Ask God for forgiveness. Ẹ gbàdúrà sí Olúwa tí ó yìí. Find out all the scriptures talking against anger. Ẹ ṣàwárí gbogbo ìwé mímọ́ tó ń sọ nípa ìbínú. Keep on meditating upon these scriptures. Ẹ máa ṣe àṣàrò lórí àwọn ìwé mímọ́ yìí. Allow them to enter into your blood. Ẹ jẹ́ kí wọ́n wọnú ẹ̀jẹ̀ yín lọ. Please go for full deliverance prayers. Ẹ lọ fún àdúrà ìtúsílẹ̀ tí ó pé. And have this demon of anger cast out of your life. Ṣèṣì lé ẹ̀mí àìmọ̀ ti bínú yìí kúrò nínú ayé yín. God bless you in Jesus' name. Olúwa yóò bùkún fún yín Praise the name of the Lord. Ẹ ṣe hallelujah. Please, if you are the one who sent in this question a few minutes ago, kindly meet the happy home immediately after the service. Ẹ jọ̀wọ́ tó bá jẹ́ pé ẹ̀yin lọ sí ìbéèrè yìí sọwọ́ sí wa ní ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn sí àkókò yìí. Ẹ rí àwọn ìdílé aláyọ̀ ní kété tí a bá parí ìsìn. In your question, you said. mo wá fẹ́ ṣe àwọn àyẹ̀wò ti ẹ̀jẹ̀ tí a máa fi ń dámọ̀ bóyá ẹ̀nìyẹn ló ní ọmọ tàbí òun kọ́. My question is, what do I do if if it happens that the child is not mine? Ìbéèrè tí wọ́n ń bèrè wípé kí ni ìgbésẹ̀ tí mo máa gbé tí mo bá rí wípé ọmọ yìí kì í ṣe tèmi. He says, my wife is not aware of anything about this. Ìyàwó mi kò tilẹ̀ mọ̀ nípa nǹkan tí mò ń sọ yìí. Please, if I are the one that that question, kindly meet the happy home immediately after we close the service. Tí ó bá jẹ́ pé ilẹ̀ ti ìbéèrè yìí sọwọ́ sí wa, ẹ rí àwọn ìdílé aláyọ̀ ní kété tí a bá parí ìsìn. My first question says. Ìbéèrè àkọ́kọ́ sọ wípé. Or the first question says. Ìbéèrè àkọ́kọ́ tí a ní nìyí. Good morning. Ẹ káàárọ̀. I have been transferred to Lagos outside where my family stays in Abuja. Wọ́n gbé mi lọ sí ìlú Àbújá My wife is insisting on following me to settle down at the new station in Lagos. Ìyàwó mi, àwọn ẹbí mi ń gbé ní Èkó, ṣùgbọ́n wọ́n gbé mi lọ sí ìlú Àbújá. Ìyàwó mi sì sọ wípé dandan òun gbọ́dọ̀ tẹ̀lé mi lọ. And this is affecting every aspect of my life. Eléyìí sì wá ń kàn mí gbọ̀ngàn nítorí pé We are all members of MSN. Àwa jẹ́ ọmọ orí òkè iná iṣẹ́ àtijọ́ ìyanu. What should I do to convince my wife to accept my re my relocation to Lagos? Kí ni mo lè ṣe kí n lè sọ fún kí a tí mo lè ṣe kí ìyàwó mi lè gbà pẹ̀lú mi wípé bí a ṣe ti gbé mi lọ sí ìlú ìlú ìbòmíràn yìí fún ìgbà ráńpẹ́ ni. We are aware that when you discuss the issue of transfer to Lagos with your wife. Kí wá kí ohun tí wá tí kò dára níbẹ̀ tí ìyàwó yín tẹ̀lé yín wá? How does that affect every area of your life? Báwo ni eléyìí ṣe wá ń dààmú gbogbo ipa ọ̀nà ayé yín? What do you plan to do in Lagos that you don't want your wife to be aware of? Àbí ẹ tilẹ̀ ní ohun mìíràn tí ẹ fẹ́ wá ṣe lẹ́kọ̀ọ́ tí ò fẹ́ jẹ́ kí ìyàwó yín mọ̀ nípa rẹ̀ bí? Praise the name of the Lord. Ẹ ti hallelujah. How long will you settle in Lagos? Fún ìgbà mélòó ni ẹ ò fi wà ní ìlú Èkó? Is it two months, six months or one year and more? Ṣé oṣù mẹ́ta tàbí mẹ́fà tàbí ọdún kan tàbí jù bẹ́ẹ̀ lọ? If you don't have anything to hide from your wife. Tó bá jẹ́ pé ẹ ní kankan tí ẹ gbé pamọ́ fún ìyàwó yín. And you know that you are going to stay in Lagos in a permanent way. Ó sì jẹ́ wípé wíwá sí Èkó yín ẹ ò ní tètè padà lọ sí ìlú Àbújá padà. If we take you one or two or three years to be in Lagos. Bóyá yóò tilẹ̀ pẹ́ tó bí ọdún kan sí méjì tàbí sí mẹ́ta. We advise you to take your wife with you and other members of family if you have one. A gbà yín níyànjú tí ọjọ́ tí ìyàwó yín kó tẹ̀lé yín àti àwọn ọmọ yín pàápàá tí wọ́n tẹ̀lé yín wá sẹ́kùú. Meanwhile, we advise that you talk with your wife, allow, ask her to allow you some time to settle down in Lagos maybe one month or two months so that you can get accommodation before you can come and join me. Àti wọ́n gbà yín níyànjú wípé ẹ sọ fún ìyàwó yín pé kí ó fún yín níbi oṣù kan sí méjì tí ẹ̀yin pàápàá tí On the other hand, you see your wife knows you very well. And does not want to take chances. Kò sì fẹ́ fàyè gba ohun tí Praise the Lord. Ohun tí ò sọ. It seems that both of you have lost trust in each other. Ó wá dàbí ẹni pé ẹ ò ní ìgboyà nínú ara yín mọ́. We advise that you think very deeply. A gbà yín níyànjú pé kí ẹ ronú sí i dáadáa. And consider rebuilding the trust between you and your wife. Tí ẹ sì fún ìfọkàntán tí ó tọ́ sínú ọkàn ìyàwó yín. Since you have not given us all the details. Nítorí pé ẹ ò sọ bí gbogbo ọ̀rọ̀ ti jẹ́ fún wa. You have not given us the cost implication of you running two homes in Lagos and Abuja. Ẹ ò sọ fún wa eye tí yóò tilẹ̀ ná yín bí ẹ ti máa gbé ní Èkó àti tuntun agbátí ilé ní Abuja náà. The happy home will be happy to see you and your wife and then discuss it in detail while you don't want her to follow you. Inú ìdílé aláyọ̀ yóò dùn tí ẹ̀yin àti ìyàwó yín bá lè wá kí ẹ lè ṣàlàyé gbogbo. They will advise you accordingly. Wọ́n ó sì gbà yín nímọ̀ràn bí ó ti tọ́. Praise the name of the Lord. Ẹ̀sìn hallelujah. The second question. Béèrè kejì. I am a member of MFM. Ọmọ orí òkè iná àti iṣẹ́ ìyanu ni mo jẹ́. I married my first wife since 2002. I have three kids mo fẹ́ ìyàwó mi àkọ́kọ́ láti ọdún two mo sì ní ọmọ mẹ́ta pẹ̀lú rẹ̀. in 2011 through 2014. thousand and fourteen. ní ọdún twenty sí twenty a strange woman was programmed into my marriage. obìnrin àjèjì ó wọ ní ìgbéyàwó mi wá. praise the lord. repeat that again. In 2011, 2014, a Muslim woman was programming to my marriage, and my wife, that is your first wife, started having affairs outside. Ní ọdún 2011 sí ọdún 2014 obìnrin àjèjì wọlé ìgbéyàwó mi wá eléyìí wá jẹ́ kí ìyàwó mi náà kó wá máa ní ojú níta. after much effort to stop her. I decided to marry another woman ìgbà tí mo ti gbìyànjú títí láti dá ẹlẹ́kùn kó má ṣe nǹkan tó ń ṣe yìí mọ́. All, all my pastors objected to marrying another woman. Àwọn olùṣọ́àgùtàn kò tilẹ̀ fàyè gbà ní láti fẹ́ ẹlòmíràn. Some people said that I will have a regret if I try it. Àwọn ẹlòmíràn ti sọ wípé tí mo bá ṣe eléyìí pé. I ignored all their givings and counseling. Mo wá nílò ìmọ̀ràn yín. Today, the regret has come. We have seen our mistakes. A ti rí àwọn àṣìṣe wa. Because our eyes are open. Nítorí pé ojú wa ti là báyìí. Sir, what is your advice today? Kí ni ìmọ̀ràn yín sí wa báyìí? There has not been any kind of perfection. Now, the answer is this. Ìdáhùn rẹ̀ rèé. We ask you the first question. A fẹ́ bèrè ìbéèrè àkọ́kọ́. Who programmed a strong woman into your life? Who programmed a strong woman into your marriage? Brother, you seem to be very economical with words. You should have said, I lusted after a strange woman. And I went to live in adultery. Mo wọ inú àgbèrè lọ. And your wife also went to live in adultery. Àyàwó náà sì lọ ṣe báyìí náà. So both of you were intention do me I do you. Ẹ̀yin méjèèjì wá ṣe pé kò ti ṣe fún mi, èmi náà ṣe fún ọ padà. Praise the name of the Lord. However, Bákan náà. Now that your eyes are open. Nígbà tó bí ẹ̀yin méjèèjì ti wá là báyìí. You and your wife. Ẹ̀yin àtìyàwó yín. We are advise you that that eye to be opened well well. Àwa gbà yín níyànjú pé bí ẹ jẹ́ ojú yẹn kó là kedere. So both of your eyes shine well well from now. Tí ẹ jẹ́ ojú yẹn tó wá là kedere báyìí. Both of you need to repent. Genuine repentance. Ẹ̀yin méjèèjì nílò ìrònú pìwàdà ní tòótọ́. Both of you need to forgive each other. Ẹ̀yin méjèèjì nílò láti dárí ju ara yín. Both of you need to re uh, uh, uh authenticate your life to the Lord. A complete of you turn and rededicate your marriage unto God. And as we have had a few minutes ago, let the Holy Spirit be the partner in that marriage. You and your wife should take some steps to rebuild your marriage. I mean, to reduce their spiritual life and grow very well. Ìwọ ẹ̀yin àti ìyàwó yín ti ẹgbẹ́ ìgbésẹ̀ láti máa dàgbà sí nínú ẹ̀mí tẹ̀ sí kọ́ ìgbéyàwó yín. That will come through taking time for Bible study and meditation upon the word of God. Allow the word of God to prevail in your life. Ẹ máa fi àyè sílẹ̀ fún ẹ̀kọ́ bíbélì tí ẹ ti máa ṣàkàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Both of you should undertake deep part of deliverance program. Ẹ̀yin méjèèjì ti ẹ lọ fún ìtúsílẹ̀ pọ́ńbélé. Both of you should ask to call your children and confess to them. Ẹ̀yin méjèèjì gbọ́dọ̀ pe àwọn ọmọ yín kí ẹ sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún wọn. Confess, I mean, confess and apologize to your children for what you have done. Ẹ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín fún àwọn ọmọ yín kí ẹ sì sọ̀rọ̀ ìdáríjì lọ́wọ́ So that the, evil powers of your father's house so that they will not be praying again about the evil powers of their father's house. Kí ẹ bá bàa di ìjẹ fún àwọn agbára búburú ìdílé bàbá yín. Because it's a very important issue. Nítorí pé ọ̀rọ̀ tí ó le ní ọ̀rọ̀ yìí. Determined to live a happily and save God in your marriage. Ẹ pinnu láti gbé ìgbésí ayé aláyọ̀ kí ẹ sì gba Olúwa láàyè nínú ìgbéyàwó yín. Because of the intensity of what you have said, we want you to meet the marriage home, I mean the happy home. Nítorí bí ọ̀rọ̀ yìí bí ó ṣe léwu tó, ẹ mọ̀ pé afẹ́jẹ́ tẹ wá rí ìdílé aláyọ̀. Who will give you counseling on how to re-dedicate uh, your marriage again, a marriage of, of, correction. Wọ́n ó gbà yín nímọ̀ràn bí ẹ ò ti tó ṣe àtúnṣe ìgbéyàwó. Praise the name of the Lord. Ẹ ṣe hallelujah. Àwọn ẹ̀rọ àgbà please. Ẹ̀jẹ̀ jẹ́ ká dìde dúró. As we sing this song together loud and clear. Blessed be the name Blessed be thy name. Blessed be the name. Oh Lord. Blessed be thy name. Blessed be thy name. Blessed be thy name. Oh Lord. Let be name. Blessed be the name. Let Jesus the name. be the name. Oh Lord. be the name. Sing it one more time. fire back. Say it loud and clear. Arrow of failure. In the name of Jesus, I fire back the Arrow of failure. I fire back sá padà. The arrow of failure. In the name of Jesus. In Jesus' mighty name we pray. Press for your right hand towards this altar. Ẹ̀nà ọwọ́ sí sí ọ̀kan pẹpẹ yìí. Your right hand, only the right hand. And decree like this. My marriage. Move forward by fire. In the name of Move forward by fire. Thank you, Jesus. In Jesus' mighty name we pray. I want to pray now. And the following blessings will follow you throughout this week. Let your own amen do it. Father, in the name of Jesus. This week. You shall have a turnaround breakthrough. In the name of Jesus. The monitoring power of your father's house. This week shall lose their battles over your life. The expectation of that power Ìrètí àwọn agbára òkùnkùn. Over everything that concerns you. Lórí ohun gbogbo tí ń ṣe ti rẹ. This week shall fail in the name of Jesus. You shall move forward by fire. You shall move forward by fire. You shall move forward by fire. In the name of Jesus. The water of sorrow. Àwọn omi ìbànújẹ́. That the enemy has prepared. Èsì ọ̀tá ti For people to drink. Fún àwọn ènìyàn láti It's minus you. It's minus you. It's minus you. It's minus you. In the name of Jesus. The power. Àwọn agbára náà. That are saying no. Tí wọ́n wí pé rárá o. To your testimony. Tí ọ̀rọ̀ ẹ̀rí rẹ. No. Tí wọ́n sọ pé rárá. To your breakthrough. Tí àmì yí ọ̀rẹ́. Saying no. Tí wọ́n sọ pé rárá. To your prosperity. Tí àfiṣeré rẹ. This week. Ní inú ọ̀sẹ̀ yìí. They shall fall down and die. Wọ́n kò sọ̀rọ̀ wọ́n sì kú. I said they shall fall down and die. In the name of Jesus. And any power ọ̀daràn that will make that mistake. Tí yóò ṣe àṣìṣe náà. Of taking your name. Láti mú orúkọ rẹ. To any shrine. Lọ sí ojúbọ kójúbọ. This week. Lọ́sẹ̀ yìí. Both that power. Àti agbára náà. And fire Àti ojúbọ náà. Will catch fire. Wọ́n yóò fi iná. I said they will catch fire. I said they will catch fire. In the name of Just one day. Ọjọ́ kan péré. Just like any other day. Bí ọjọ́ yòówù. For the blind Bartimaeus. Ní Bartimaeus afọ́jú. He never knew. Kò mọ̀ rárá. That that day. Pé ní ọjọ́ yìí. Heaven is going to smile on him. Ọ̀run yóò rẹ́rìn sí òun. And it happened just like that. Ó sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ throughout this week. Ní gbogbo inú ọ̀sẹ̀ yìí. Just suddenly. Ní òjijì láìròtí. Heaven will remember you. Ọ̀run yóò rántí rẹ. Throughout this week. Jáde jálẹ̀ ọ̀sẹ̀ yìí. Just suddenly. Ní òjijì. Jesus will tell you a duty. Yóò ṣe àbẹ̀wò sí ọ. Just suddenly. Ní òjijì. This week. Lọ́sẹ̀ yìí. The thing that will make you to dance. Àwọn ọ̀kọ́ràn tí ò mú kó jó. And shout your own hallelujah. And sing your own song. Will happen to you. In the name of Orúkọ Jésù. Thank you, Heavenly Father. You are highly favoured. Wọ́n bá ìyọ́nú pàdé. You are highly favored. You are highly favored. So shall it be. In Jesus' mighty name we pray. All the prayer requests, Father Lord, answer them in the name of Jesus. Thank you, Heavenly Father. In Jesus' mighty name we pray. Let us share the great The Grace of our Lord Jesus. The love of God. And such a Holy Spirit be with us now and forevermore. Surely, all the days of our life, and we shall sing after the love forever and ever. We are going to shout three tons of fire, power, hallelujah. Let's go!